له الملك وله الحمد وإنما قوله لشيء إذا أراده أن يقول له كن فيكون أحمد الله ليلا ونهارا وأمجده ظاهرا وباطنا وأؤلله في كل وقت وأشهد أنه لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام إن الله سبحانه وتسامى خلق كل شيء وهو على كل شيء وكيل له شرائعه وحكمته البالغة في الخلق ألا لله الأمر ألا لله لخلق ألا لله القوة جميعا وعلى هذا أرسل الرسل ليبلغ الناس عما خلقهم الله سبحانه وتعالى له وأنزل أحكام في كتاب العزيز وشرائه وبينها بيانا وافيا على لسان ما لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى أمة الإسلام اشتبه الأمر على كثير من الناس في يومنا هذا فانعكست عليهم الأمور حتى كثير من الناس لا يدري ما خلق له أمة الإسلام الملك بيد الله يؤتي من يشاء وينزل ممن يشاء وهو الدار وهو مقلب الدار يقلب الليل والنهار لا يسأل عما يفعل وهم يسألون لكن أطلع نبيه على كثير من المغيرات ومن ذلك ما يحدث في آخر الزمان الحرص على الإمارة حذرنا رسول الله صلى الله عليه وسلم من هذا من حديث أبي مرات رضي الله تعالى أرضاه والحديث مخرج في الصحيح بل في الصحيحين قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستحرصون على الإمارة إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة فنعم المرضعة وبئسة الفاطمة وجاء من حديث الذي أخذ مغبات من حديث عوف ابن مالك رضي الله تعالى أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمارة أولها ملامة وثانيها ندامة وثالثها عذاب وحزن يوم القيامة وجاء في الصحيح إلى مسلم حديث أبي ذر الفاري رضي الله تعالى أرضاه قال قلت يا رسول الله ألا تستأملني قل يا أبا ذر إنك ضعيف إنك ضعيف وإنها أمانة وإنها أمانة وإما يوم القيامة خزي وعذاب إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها أمتنا كل من أراد أن يستريع الله شيئا من خلق الله أو يريد أن يتولى للناس شيئا من زمان دولتهم يريد أن يأخذها ليذكر حديث أم المؤمنين عائشة رضي الله تعالى وارضاها والرسول يدعو يدعو في بيت أم المؤمنين ماذا يقول نبينا صلى الله عليه وسلم توجع والتجع إلى ربه سبحانه وتعالى بقول اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشفق عليه اللهم من ولي من أمر أمتي شيئا فرفق به فارفق به اللهم صل على محمد وسلم أمتنا جاء من حديث عبد مالك أيضا الرسول مما أطلع الله ماذا يقول يقول خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم وتصلون عليه ويصلون عليكم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم قالوا يا رسول الله أفلا ننابذهم قال لا ما أقاموا فيكم الصلاة لا ما أقاموا فيكم الصلاة اللهم صل على محمد وسلم وقد ìfọ́nà ọ̀bá tó síwá an tọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún nàbí sallallahu alaihi wasallam ẹn tọ́nà ọba rán láti jẹ́ ìkẹ fún wa ọlọ́run ìkẹlú pé ànábì mẹ́jọ jẹ́ ìyàlàwó òmìnira rẹ̀ nínú ẹn tí ó gbọ̀ tí ó gbà òní ojú àwà ọ̀ mẹ́jì àṣìṣe o mẹ́jì àtán sórí ìbínú ọlọ́run tó bọ́ wọ́n bó wọ́n rà mí létí ìbẹ̀rù ọlọ́run ló sí rẹ̀ rẹ̀ tí rẹ̀ ànítẹ̀kùnlọ ẹjẹ́ akọni ọlọ́run àìmọ́yí ọ̀nà lọ́lọ́run ti pàwọ́lá sẹ̀ báyìí nínú alkùrán ànítẹ̀kùnlọ kábẹ̀rù ọlọ́run ọba ọba dẹ́dà ara wọ́ra sẹ̀ ọ gbogbo ìgbà tàá lòlùkéèpẹ̀ ìyọnú rẹ̀ ibẹ̀ ni ojú wọn ti máa bá wa in ń kó bọ̀lọ̀dọ́ rẹ̀ nígbàgbà ìkìyàmà ní sí olóorí àwọn ni ojú ewúlò fún mẹ́jì á fi san gbèsè mẹ́jì sú ọgbọ̀n dánù apẹ̀rẹ̀ mẹ́jì á fi pamílò alìkìyàmá dẹ́kọ̀ ọlọ́run jama'a in tọ́pọ̀ ọlọ́run fi hàn nẹ́bí tí ó pẹ̀lẹ̀ nígbẹ̀yìn ìgbà àti wá wà nígbẹ̀yìn ìgbà yìí kí làwọn nǹkan tọ́pọ̀ kèése mọ́ àwọn èèyàn lójú yóò dàrú mọ́ mímọ̀ lójú àfẹ́ni ọlọ́pàá fẹ́ sáàmù kàtò wá sọ pé aláìmàkà nǹkan dàrú tí ó pọ̀ yóò fọ̀jú pọ̀ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó sàlàyé jàmáà àwa mùsùlùmí

sójú aláìgbọ́rùn ó rí àbí ó na rí tó bá sọ́rọ̀ àgbàlagbà ó ní ikpe kọmọ kékeré ọmọ dẹ̀tẹ̀ tó bá ti lè dágbégbé torí àwọn aráàlú ìbádẹ́dẹ́gbé níjọ igi ní afẹ́mọ́sìn adẹ́tẹ̀ fóòlù torí wọ́n bá báwọn ọ̀pọ̀lọpọ̀ sí máa sọ wọ́n ní gbogbo tó dúbárí kọlẹ̀ ní sọ kìí sí òwú àpátọ̀fẹ́ pàdé ọlọ́run dáadáa yọ́ lọ rí kọ́ bí ànábì sí ní ká sọ ní ojú ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ẹlọ́múlọ́ orí ẹlọ́kan tẹ́bùlà sí kò tá wà òní pé òdodo ti kéré òdodo sẹ́ ó ti kéré ọ́ ti kéré tánà à ń sí ìgbẹ́lẹ́nu àwọn ọwọ́ pẹ̀lú tí ìsìnlẹ̀ fún ẹnìkọ́mọ̀ sọmọ ìtẹ̀sílẹ̀ náà jama'a kí a fi sàfẹ́ ìkò tó lọ kàmà tí a fi sẹ́lẹ̀ Bukhari min hadith Abi ó oṣù ọlọ́run dúkọ̀ jama'a ó ní ẹ̀sọ́ ìdára inna kúrùsà ta àrùsúnà alàrí ìmáà tí ń bá lọ́tán ibi ọ̀pọ̀lọpọ̀ yóò ti tàbàkòrò o ní afẹ́ darí afẹ́ darí ṣọ́bà ojú ànàbí ṣọ́bùn bẹ́ àrẹ́bì ni wàtàtà kúrù mẹ́ dámàtà yọ́mọ̀ ìyàmà gbogbo ń bá tẹ́rí sí ó ti di àbámà mẹ́rù ẹ̀kùtẹ́ pò láyé because oríṣọ́lọ́rùn sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rẹ̀ dúra wani min hadith abubakar umar radiyallahu ta'ala anhu arba'uma oríṣọ́lọ́rùn pé kullukum ra'in wa kullukum mas'ulun ra'iyati gbogbo orí ládàrán jẹ wọ́n ti dì ní lórí bẹba ti dẹ̀rẹ̀ ìjẹsì olórí ìlú ẹgbẹ̀ntì adàrán jẹ ní ẹ̀rùjá ìgbé owó dùn pàdé bá lè lé adàrán jẹ ní owó dùn

fa'a'idu ilmas'alati jawaban gbogbo ní pátá ìjẹ́ ìbẹ́lọ̀ lóò ẹ ti kọ́nà látàrí o wọ́n bí ní tèmi kí mọ́fẹ́ ìbẹ́lọ̀ lóò ẹnìkan wá ní kọ́nà bí sọ pé gbogbo wa ìlàdàrẹ̀jẹ̀ a sì ní wọ́n tó pé yóò àwọn bí tí tí ó nì lọ́kọ́ kí lọ wá dẹ̀jẹ̀ ó dà yóò jẹ ní ànábì ni mọ́ ìsọ́rọ̀ àwọn mímọ̀ ní gbogbo apátálà dárẹ́jẹ̀ tó bá ti jẹ́ pé o ti dé èjì tí wọ́n ti la ẹ̀sùn bọ̀ lọ́rùn tí a máa ti bàlágà tó bá jẹ́ rẹ́lì nǹkan àrẹ́bí gbé láti ọgá ni tó bá jẹ́ gómìnà nǹkan ògbé láti bìkan náà kí ní kẹrẹ́lọ́ nǹkan ògbé láti bìkan náà àníkọ́wà níyàwó kò ní ìlàfẹ́ bí ẹ̀yìn àfáà wọ́n ló ní àwọn wọ́n ní kí wọ́n òbí wọ́n ní ní kí a ní dàjẹ́ kí ní dàjẹ́ rọ ìyàtùrú àdọ́ òhù gbogbo oríkèríkè ara ti ẹ̀ náà àwọn aráàlú ti ẹsẹ̀ rẹ̀ wọ́n bí ẹnu gbogbo nǹkan ìtajà lọ́gbọ̀n náà ọdún tó na pẹ́ kú ní kùn rọ́ọ̀yìn gbogbo yí pátá ládáwọ́jẹ̀ wàláyé ọ̀rọ̀ ní àmì jẹma àkọ́kọ́ náà kọ̀kọ́kọ́ sílẹ̀ gbogbo ẹ̀tọ́ bá jẹ́ ni ọlọ́run wọ́n è máa rẹ́rìn ní rẹ́rìn pé ayé bọ́ sí lágbàjá lọ nítorí pé ọlọ́pọlọ ìmá sọpọ́pọ́lọ yóò ọ̀bá bà mú ni kèé bẹ̀lọ́ ìgbà ìgbàgbà rí nílọ ìlọ́nà dáwọ̀ máa bá bà mú ni ìkàfẹ́ gbẹ́ni wọlé tọ́lọ̀ ọ̀bà pípẹ̀ àkú tẹ́mi wá túbọ̀ àwọn àtùmọ̀sọ̀báyì wọ́n máa sọ wípé àìbí náà tùwádìí wàkùlúùbù náà tùbáyìí báyé ṣe máa lọ́nà bọ́wọ́ wá tẹ́ ń dúró sí kẹfẹ́ ẹ̀ ń lọ bẹ́ẹ̀ lọ́kàn wa yóò máa sọ bẹ́ẹ̀ kẹfẹ́ ẹ̀káàbọ̀ báyé ṣe máa lọ́nà gbogbo wa ni wó bìlẹ̀ mo fẹ́ wó bí nínú tí ìṣẹ́ ìdágbò wà àníbí ní ẹ̀ẹ̀sì sọ́rọ̀ ní eléyìn ẹ̀rẹ́ àdúgbò tó èlò ìgbàlẹ́ra lókà gọ̀ọ̀bẹ̀ tí mọ̀ ń fẹ́ àdúgbò ní ẹ̀ẹ̀sì sọ́ra wọ́n lẹ́yìn ti pàdù àwọn lẹ́yìn ìkẹ́rẹ́ ẹ̀lẹ́kẹ́rẹ́ òun fẹ́ stéètì lòun fẹ́ mú náà ó ní lẹ́yìn tóbi ẹ̀rẹ́gẹ́lẹ́ rẹ̀ gbogbo tí ń jẹ́ stéètì ló dìdí ohun ẹ̀kọ́ ògbó ẹ̀ papọ̀ kí lẹ pẹ́pọ̀ lúwa

àwọn tí wọ́n jẹ́rọ̀ ilé ààrẹ náà lórí kèríkè rẹ̀ láàṣẹ̀sẹ̀ olórí wọn ọ̀nàdé kí lè ríwá jami'in hadithi umar mu'minin an ṣe tàbí allahu ta'ala ní àrùbá àwọn àlùbọ̀kọ̀ ìsẹ̀yìn hayi olóòsọ́lọ́ sọ pé mẹ́mú ìṣàlẹ̀ ìsáàbá òdìbà tó gbogbo ẹ̀rùn kìrama ẹn tó lọ ń bẹ́ pé àìmọ̀lẹ̀kẹ́ ẹ̀kẹ́ lọ́gbọ́dọ́ ẹ̀kùwá ẹ̀bọ̀sìn bí ọ òdìbà pọ́fẹ́ rí àjẹ́ ni o kò sóńtọ̀ tí ó rùjàrí kò sóńtọ̀ tí ó lọ bọ́sà fáàmì àfẹ́ kúrẹ tí ẹ bá mi bọ́sọmọ́kẹ́ tí ẹ bá mi lórí ààrẹ èèyàn ní kẹfẹ́ tí a bẹ̀rẹ̀ sọ pọ́ tẹ̀sí rẹ̀ ọ̀lọ́ ní ń sọ fún wọ́n máa fi wé àwọn kẹgbẹ̀rẹ̀ tí a mọ́ ìgbàtí àwọn ìṣàgbẹ̀rẹ̀ àbòrò òkà àhà yóò ká kí ní ẹjẹ́mọ̀lọ́wọ́ ìsìláàmù sóyé wa ẹn tí ń sọ sóyé ẹn tí ń gbọ́ sóyé ó sọ́rọ̀ wa ni ẹwà mẹ́ẹ̀dà ń torí ẹ̀ ń bàbá lọ́tán wọ́n sàtàkúrù nà dáa mẹ́ta yìí àbíkù parí àdísì àmọ́bùsù parí ẹ̀ wà jẹ́mìnà àdísì àwọn obìnrin náà nìkan bí allah kanarba ó sọ ẹ̀rọ ni tí wọ́n bá ti pẹ̀ nǹkankan ní ìdarí àwárùwà màláàmà èébú ní ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ gbogbo wa ma Abubakir àmọ̀rú ẹ̀mì tọ́lọ ń fún àmọ̀rú èyàn tí í ṣe ọdá àpín wọ́n lẹ́rù tí ànìyàn gbèrè lẹ́yìn wọ́rọ̀ ma gbé lọ ọ̀tẹ̀rìsì tí ń bá lọ wàlá lọ́tún wàlá lọ́sí kọ́dá ẹjọ́ kejì tí ẹ̀búra fún tán ìlọ́bọ̀ọ́lẹ́

àṣìṣẹ́ kásùn bá àtàn ní o ṣe ẹn tó ti bí aláàrẹ̀wò ní bẹ̀m̀bílẹ̀mù àwọn èèyàn ojú ara wọn pé àà ah, ah, lásùn bá báyìí àbákìrì ní ànàbí mọ̀ wà ní mo ti ṣe bẹ́ẹ̀ àwọn ojú ara wọn lónìí ẹ̀fàṣẹ̀ kásùn bá àtàn wọ́n bẹ̀rẹ̀ sáré tó kúrọ̀bí jàmẹ́gà àà tó ti fókù lọ tẹ́ àbákìrì ní ànàbí kí tó máa bọ̀ ọlọ́run ti pé kí n rí sí ah. lónìí náà ṣáṣẹ́ fi tó fi ṣe tàwà ọmọkùnlẹ̀ ni tí ó pa ọgbẹ̀rẹ̀ kan kù wà bàbá mẹ́gbàtà mọ̀mọ́sá sí nìyí o fún aláìlẹ́kà o ṣẹlẹ̀ ni abákùnrin tó gbáwẹ̀ lónìí nínú abákùnrin ni bọ́lá nìyàn àgbẹ́bì ní àwọn nǹkan tí mọ̀ kà mẹ́rẹ̀ rí káàkọ́ fọ́mọ̀ nìyàn kẹ́ńjọ́ kan àti

àwọn ìdàpẹ̀ ilẹ̀kùn jihadi ilẹ̀kùn sáàkọ̀ kàmẹ̀ náà sójọ́ ọlọ́run ọbákìrí wọ́n máa fi àwọn èèyàn tí ẹ jẹ́ àwọn tí wọ́n máa kiri nǹkan dúró bàdá ẹ̀rọ tàbí wọlé ọbákìrí àmìbí tí wọ́n wá lẹ́pẹ́ ẹnìkan gbogbo ilẹ̀kùn gẹ̀gẹ̀ àdìsàmà àmìbí níbẹ̀ wọ́n mọ̀ pẹ́lákọ́tọ̀ ọlọ́pàá wọ́n dẹnu ọ̀nà àwọn àgbẹ̀ náà rẹ̀ wọ́n gbọ́nà àwẹ̀wọ́ so síwárí bí mo ṣe ni ìwọ ìgbẹ̀ẹ̀lẹ́ni tí wọ́n kọ́ pé yọwà wọlé àti ìkẹ́lẹ̀ tí ó tó lè gbé wáyà táà lè sọ tó ń ti bẹ́ẹ̀ àbákìrì jíjọpù wọn rò lálìkì àmà nínú àwọn tó sákọ̀ọ̀ tó sákọ̀ọ̀ tó ẹ̀fẹ́ tí ọlọ́mbẹ̀ ti àwọn olórí olóńgbò tó bẹ́ẹ̀ ní àǹsọ́ ọmọ wípé wọn ò lérọ̀nà lọ àbákìrì wá ń kọrọ pé àkìlú ni àkìlú ni tẹ́ẹ̀ bá fẹ́ ṣe mí láàánú tẹ́ẹ̀ fẹ́ kọ́rọ̀ mọ́ yálàǹkì àmà ẹ̀ sì jẹ́ ìgbépò ilẹ̀ kẹ́ẹ̀pẹ́ yọmi ẹgbẹ́ ìfẹ̀yìntì ẹjẹ́ lọ́jọ́ kò lé ẹjẹ́ mi náà jẹ́ kan nínú ọmọ aráàlú ẹmọ́kùnrin lórí má àwọn sọ́ọ́bà ní lánàkílàkì wọ́lánàsẹ̀kílàkì ààrẹ̀yọ ààrẹ̀rọ lọ́làyé ìkpáraka rasul annabi lọ́tọ̀ lẹ́sàfẹ́ wọ́n rí àǹk ó sì yọ̀lú sí ọ afẹ́lá anárgọ́ bí ma rọ́bí abí rasul sẹ́ntàrìbì wà lọ́mú sí àwọn aláwọ̀ àkọ́yìn síbẹ̀ àwọn ọlọ́run jẹ́ àbákìrì wí jáde lẹ́nu báwo nílà wọ́n mọ̀ mẹ́sàlá ń bẹ̀lúbẹ̀ nínú tí ẹ̀kẹ́ ilé fáwọn ará nìtó àwambọ̀ Allah subhanahu wa ta'ala ọba ìmọ̀ ó sì sọ̀rọ̀ al-Qur'an sọ wáyé wa إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة kò sí mọ́wọ̀ fílẹ̀ pé kò sí kí ni o in tí ọlọ́wọ̀ bá rẹ̀ fílẹ̀ pé òun bá ti ẹ lọ ẹmọ mọ́lọ tí làkáyè ìbá lọ okú oríire ẹn tí ti kó sùn kó jí kó jẹun kó bá bọ́ọ̀lù sógbé náà bá lọ òun náà ló ti ẹ lọ mẹ́ náà ìlú ti ẹ lọ mẹ́ náà mùsùlùmí láwá kí ni àwọn nǹkan kan wà jẹmọ́ àgbàgbà mímbàrí láti ń sọ yìí gbogbo ìwọ tó ń ṣe kìrìsẹ́nìtì lọ fi ilẹ̀ o tó bá jẹ́ pé onílàákẹ́ fi ilẹ̀ o ní 2020 ó ní ìtàwọn olórí yé sọ o wọ́n ní ya 2020 year of mercy year 2020 year of antidote year 2020 year of function, year 2020, year of election, election year of antidote, year of diligent on and on, on, on gbogbo 2020, ayé ọgbàgbẹ́ rẹ̀ nínú àdánwò àti ìbànújẹ́ tí ayé sì ìṣùkún ẹ̀dìsìn tẹ́kùnlẹ̀ tí ìdàdọ́là wọ́n sọ bẹ́ẹ̀ fún ọlọ́run kẹlẹ̀ fún ọpọlọ yínkẹ́ ẹlẹ́mọ̀ pé wọ́n tàn yìí ó tún wá di 2023 wọ́n ko kò ní síbò àwọn kanu táà mọ́ wà sọ fún pé ní síbò wọ́n ti wá kéńjì ọ̀rọ̀ orí ò kéńjì kápọ̀ ẹ̀ ni àwọn ti sọ fún ìsùmọ̀kọ́ kéńjì kò ní sí ìbò chọ́ọ̀tí ó sì wá wọ́n ti dìbò àwọn kẹtù ìyàjáde wọ́n níbò tí ń bọ́rọ̀ kẹ́yìn tí Tinubu gbé wọlé àwọn ọbọ̀ sútà láìlẹ̀ àwọn wà dáṣọ awòrọ̀ àwọn padà sí ẹ̀sìn bàbá àwọn ṣọ́ọ̀tì ẹ̀mẹ́ sí sílẹ̀ báyìí wọ́n ní ilẹ̀ tí ń bọ́ yìí àwọn fẹ́ sọ́bù àwọn nà àwọn wà bí yọ́ jẹ ẹyọ àwọn wà bí gbogbo kìrìsìtẹ́nì fẹ́fẹ́ láti dìbò nítorí wípé jésù náà mùsùlùmí fẹ́ bájà lánàbí titiwa ẹni ọ̀wọ̀ ẹni ìyọnú ọlọ́run ẹni tẹ́ ìfẹ́ ìfẹ́ ẹni àwọn làwá ní wọ́n ní kú ní èyí kánù òkú ogbó wa àti ìdáyílò wọ́n wá sáré lọ́tún wọ́n sáré lọ́sì wọ́n dira wọn papọ̀ lára èwe tọ́lọ̀ ń fẹ́ pa tábọ̀m̀bẹ̀ ọlọ́run sọ pé gbogbo ń tẹ́rí òkú

a máa bẹ̀lọ́n kó jí ó ní àríkì àmá ọlọ́run ọjọ́ tí ló gbé ẹ̀sẹ̀ tí a máa dìtẹ̀ ọlọ́run agbègbè sí ayé rẹ̀ fún aláti a ọwọ́ àtọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ tó èdè z níjọ́ wo níjọ́ tí wọ́n ń sọ pé ojú ó tí ọ̀ lẹ́kù láàrin àwọn náà ni o allocation àdọ́dọ̀ ẹ̀ allocation sí kí ni o kò lọ́dọ̀ rẹ̀ ìwà ni kọ́dà security àákòkó ìṣúwàlá ìwà ń forí rọlọ ń forí rọlọ ń forí rọlọ wọ́n wá ń fún ẹnìkẹ́ ní 10,500 ọkọ̀ ìfún òpìlẹ̀ fún ẹ̀kọ́ ní sẹ́kì tí ẹ̀ ò lọ fi dálé ọtí ilẹ̀ èsù sọ́dọ̀ ó pààrẹ gbogbo ìlú ẹ̀wà gbé ṣe pé lọ́tún lọ́sì olóbi nígbẹ́ tí a fẹ́ fi ṣe àtíkù gbogbo wọn ni ẹ̀yà pé ọlọ́run ìjẹ́ àwọn ọ̀fẹ́ torí pé yọ́ bà wọn lójú jẹ́ ṣùgbọ́n jẹ́ tí a fẹ́ takú ẹ̀yìn àti ànábì yìí wọ́n lè èèyàn ni èmì à ń sí ọpọlọ àwọn mùsùlùmí sí ìtọ́lọ̀ ń fi rán nẹ́bì láti ń sọ jẹ̀má àwọn bọ̀ Tinubu èmàní níbi democracy ẹ̀sà ni ọ̀rọ̀ bá dárò máwùn àlójú ah, ah, kí ni afẹ́ gbà ń bí gbogbo ìtẹ́ ń sọ yìí ọlọ́ni kò sí tóhun lè fi pòwe kò sí sí tóhun lè fi sàrà ìgbà àlàmáàlì kó lè bá ayé yìí jẹmáà ibi gbogbo nǹkan ọlọ́run ní ẹ̀sà ń kọ́dà níbi tọ́lọ̀wọ̀ yọ̀nú ẹmọ́ bà tó yìí bẹ́ẹ̀ ti gbó sọ́lá ẹmọ́ bà tọ́lá bẹ́ẹ̀ ti gbó bọ́ sí ọmọ mẹ́kùn gbé márùn a mú ti kẹtò ní ṣe ọ̀nà ayè bọ́ pẹ́dé ẹnẹ̀kẹ́ ìjókò láyẹ̀ ẹ̀kà ló ná ṣé bí ìyọ̀wó ọlọ́run ti ní tẹ́ńṣe náà ẹ̀sà ń bẹ́lẹ̀ ọtí o ìpẹ́ àkómi ah, ọlọ́lọ́mọ tí ẹ gbé fún rẹ̀ wọ́n ti sí ògbọ́ tí fún láti kéèkéé ọtí ẹ̀pá bẹ́ẹ̀sì wọ́n wọ tí a bá jẹ́ lókùnlọ́ta lẹ́ dàárọ̀ pẹ̀lú ìjú ìletọ̀ yóò mọ̀ mú sí lọ ní ẹ̀sàmbẹ́lẹ̀ ọtí ẹ̀sàmbẹ́ndì tẹ́tẹ́ náà àà ah, rẹ̀mí lọ́ọ̀bà tẹ́tẹ́ rẹ̀mí mọ́dẹ̀wò àà mọ̀ bá ní tẹ̀lú mọ́ ẹnìkan ní ìbòlẹ̀ ti rẹ́rì yìí níjọ tí a fẹ́ pa ràkúnmí ọlọ́run wọ́n mọ̀ ń tì síra wọn màní níjọ tí a bú wọn nílùú òdì kejì pé àwọn aláfọ̀mọ̀ fún ẹ̀yìn tẹ́yìn àti bàbá yí àti ẹnakójọ ń kú lóòmù nítorí ẹnu náà wọ́n wá ẹ̀sà nínú àwọn tí a máa dà lúrí yìí tọ́jọ́ mọ̀ sí dájú ọba dìde orí ẹ̀fún mi ń sẹ́yìn ó ti ṣe ràkúnmẹ́jìkú orí ràkúnmẹ́jìkú wọ́n sì ṣùgbọ́n ẹ̀ṣẹ́ ẹ̀rẹ́rù fẹ́ bá gẹ́gẹ́ ẹ̀rù fẹ́ bá gẹ́gẹ́ sọ́ọ́lù lẹ̀ fún láyọ̀yọ́ kò sí wà níjọ wọ́n fẹ́ kì nínú alùkùrán ó pè ní ẹ́ta nínú ọ̀rán àti ẹ̀ lábáwá ní lèkúnlè kọ́ gbogbo ìjọ kọ̀ọ̀kan àti ní ìdílé kọ̀ọ̀kan mọ́sálásí kọ̀ọ̀kan inú ó ní àwọn ẹ̀sà nínú tí ó kọ̀ ní ìdá ọmọ ìwúlò ṣùgbọ́n ìwọ fi pòlẹ̀ pẹ̀lúmi jama'a alẹ́bìsọ̀lọ́gbọ̀ àdìwọ̀sọ́lá in tí ń bá ní sọ onye. ní wà ìdá alamiyakùn wọ́n haka ma kọ́ọ̀mún dìgbèrè l'hak bí ó gbọ́nì tí wọ́n bá ti kóra wọn jọ tí ti ń sọ̀rọ̀ lọ́n ní ẹ̀fì ń dájọ́ láàrin ara wọn na fáṣà àti pẹ́sẹ̀ntì wa tuntun ọba dẹ́dà kò ní jọ́rọ̀ ní ọdá rẹ̀ ṣùgbọ́n ní ẹ̀fẹ́ pẹ́sì mẹ́tàlùkún sí o tọ́ lọ rẹ̀ jẹ́ pé òbí náà wọlé ìyà mẹ́wàá la fẹ́ jẹ láti sánmà lápẹẹrẹ mẹ́wàá láàjẹ́ kí sì ní ọfà yà ààlò ìdàjọ́ ọlọ́run ọjọ́ manúà rẹ̀ lórí ẹ̀tọ́ rẹ̀ tí èsẹ̀kẹ̀ ẹlẹ́tọ̀ ọbájá ti kú ọlọ́run lè mú mẹ́ta kú mẹ́ ó lè mú tàbí méjì kó kú bí méje sí mẹ́jọ ọjọ́ Tinubu ọlọ́run lè mú mẹ́rin kú tàbí márùn ṣùgbọ́n pé ààrẹ̀ rìn àásìkọ̀ ìfíjẹ́ ńlá ṣe ń sámà ẹ̀rú rẹ̀ áùtù

ṣùgbọ́n ya yé mi ní ọlọ́wà máa fẹ́ ń tọ́fẹ́ àtẹ́ntí ọ̀fẹ́. àwọn èèyàn sì gbọ́ lónìí wọ́n kà sí orí rẹ̀ gbogbo ẹgbẹ́ nífẹ̀ẹ́ tí ogun yóò máa bá sókún ní pẹ́pọ̀ ló ti pàdé ọlọ́n dáadáa tó gbọ́ àkọ́sì bá wọ́n tàn à ẹ kò wájú ọlọ́run tẹ́ǹfọ́ báyà pé ẹ máa ń so no problem problem wà ó sẹ́mà ni a ti sọ kí ni ó yẹ wọ́pọ̀ ní problem káyà alùdàjọ́ ọlọ́run ọ̀tán ó ti sínkù náà tó ọba wá rí àwọn mùsùlùmí wọ́n ní ẹ lọ dìbò ṣùgbọ́n ẹ dìbò fẹ́n tó bá wù sọ́rọ̀ gidi lẹ́nu àfá ẹbá ní sultan kí ló dé táwọn ọ̀sọ̀ fáwà náà báwọn kìrìsẹ́nì ṣe bóòdè wípé Tinubu ní rẹ̀ ìwọ ní káàdì òṣù àlà àti ikú ṣe sùúrù pẹ̀lú ẹ sẹ́rẹ́ méjèèjì náà èyí tó wá tó kàn sẹ̀ tí mẹ́rẹ̀ bọ́bẹ̀ gbogbo ẹ̀rẹ́ mùsùlùmí àtàfàkalẹ̀ rèèrè tí ó gbọ́rọ̀ tí yìí ẹwà wo bí yẹpẹrẹ wọ́n ṣe tó ṣùgbọ́n náà ní kọ̀ǹtò ẹ̀fẹ́ ẹkọ̀ ẹgbẹ̀kẹ̀rọ torí ilé ìjágẹ́bẹ̀ àwàfẹ́ ló ṣẹ̀ríà ní o kí ló dé tẹ́yìn mùsùlùmí ń sáfúdàjọ́ ọlọ́run ẹ̀sìn retí ìkí ọlọ́run ẹwà ń fi ọgbẹ́ jẹ àwọn èèyàn lólè ọmọ ti bẹ́ẹ̀bù tọ́fẹ́ ìjọba jí ọ́ndrẹ́dì tí ìlú náà ni ó fún ọ́ tí ìlú ọ̀yọ́ mẹ́ ni ó lóun fọ́lọ̀ pásítọ̀ ọmọ annáńtẹ̀ àti ètò lọ́wọ́ tó bọ́ ọ̀rùn fún ìlú ọ̀sẹ́ ọ̀ràn sẹ́rí bẹ́ẹ̀ ṣe débẹ̀ ẹ̀rọ òjò rẹ̀ òun ìfẹ́ aráàlú mo ní tí mo fi ìbínú ọlọ́run débẹ̀ kéèsẹ̀ kíùzì o torí ọlọ́pọ̀lọpọ̀ ò lè sọ pé in tó gbé kí n dára mi láàmú kí n fi di gómìnà ní pé ìfẹ̀káwẹ̀ èèyàn wọlé ṣùgbọ́n mọ̀ mọ̀pọ̀ náà tí ń gbà wọ́n pé ìkàlẹ̀ ń ṣe

ẹmbásí ní wọ́n rán mi ní sẹ́mọ̀ pé bí ogbà nẹ́bì ní ẹmbá èlò mímbà rí sí nǹkan mí tí ó tọ̀sítọ́ náà tàn nẹ́bì ah, àfikọ́rá foríjì ló fi lè bọ́ omi ànúwẹ̀ ìwẹ̀ wọn èèyàn dáadáa ní nǹkan fún àfẹ́ dáadáa sí àtọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹwà ṣùgbọ́n ẹ fún ẹ pé ọ̀sáṣe yọrí o táà bá ti lo mánú ọlọ́run ọ̀tán pípẹ́ ń dẹ̀ ẹwùn tààrà tí ó brákẹ́ẹ̀tì kí láti kọ́ ohun tí ó ti kọ́ ọ̀pẹ́ ṣe ẹ̀fẹ́ sí lórí wọ́n láwọn fẹ́ mánú ọlọ́ni ẹ padà sí o nítorí wípé ẹ̀sán bàbá olówó ẹ̀ lè rọ́kọ́ gbúrò ọlọ́kọ̀wó ọkọ̀ tó ń rá ní 10 billion naira ahán tó jẹ́ ìlú rọ́kọ́ gbò ibi ẹni ẹ̀rọ pẹ̀ sílẹ̀ ẹ̀rọ ní sí oríṣẹ́kọ́kọ́ mi ni owó mi mẹ́ra ṣe bíbò mi tí mo jìyà fún tí mo débẹ̀ ẹ̀rì kan sọ pé kí lo mánú ọlọ́run èmi kọ́ kí ló dé tẹ́yìn mùsùlùmí ń sá fún ìdàjọ́ ọlọ́run tẹ́ẹ̀sì fẹ́ pínlú òkè ọlọ́run àfọ́ǹdà tí ó bọ́ òdè lónìí tí ó sọ fún wa wípé tí a bá gbọdọ̀ democracy Nigeria ọ̀dà yá sọ bọ́ gbangba kò sọ kọ́ wá ní tí ọ̀rọ̀ wá padà rí bẹ́ẹ̀ ọlọ́run ṣe báyìí fọ́ ẹ̀sì mà lóòtọ́ wípé ìyí tàbí sẹ́yìn ìgbani kí ló wá lọ́dí kẹ́ẹ̀sì tọ́ fún wọn ìrù tí bá wá ń jí ìlò títàrà ń yọ díẹ̀ díẹ̀ kò mú tán ń yọ díẹ̀ díẹ̀ wà sásùn yọ́ wà wà ń rẹ̀ jù Amẹ́ríkà àwọn tọ́rọ ìyọ́nà ẹgbẹ́ lọ́dọ́ pọ̀wọ́sọ ẹ̀ṣọ́ ọ̀sẹ̀ ọ̀hún ládùúgbò kẹtí kejì táwọn èèyàn ti para wọn l'Amẹ́ríkà àbí UK ibi tẹ́ ti ń kọ́lé lálánàánú tẹ́ ti ń wọkọ̀ sígbèsí ayé ìgbogbo ọwọ́ òdò lọ́rùn náà ṣe bí ìjókòó àwọn èèyàn kan ó ní nǹkan nínú ìrìnà tó ti dìde This constitution is our trouble. Is, is, this is the problem. This constitution can never give us peace. This constitution can never give us unity. For the lọ́nà òkè. Ẹni tí ó kéwú, tí è sáà bá Mùsùlùmí, inú fi sincerity sọ̀rọ̀, kí ó tẹ́yìn àfá wa ń pa òdodo mọ́. Ẹwà ń tàn ẹwà ń sọ wípé àwọn onímọ̀ gbogbo wọn ní ọpanukọ̀ pé táà bá ti rí bí àǹfààní bá wà kádásí ìyàtọ̀ ń bẹ o in tí ẹbí àwọn àfá àkọ́ o in tí ẹbí ẹlẹ́rẹ̀ ní wípé bí ìjọba bá rí bó ṣe rí tó dẹ́dẹ̀ mọ̀ kéjì in tí èèyàn bá mọ̀ta bẹ́ẹ̀ lè fi tó ṣe tí wọ́n bá pẹ́ èèyàn sí iṣẹ́ lè dáa ló kò sì sáà fáà tọ́sọ pé kò lè dáa ló torí pé ànẹ́bì Yusuf kò bá wọn dá sí bí wọ́n ṣe ń tẹ ìlú wọn ó jẹbọ débẹ̀ ní o wọ́n pààyàn débẹ̀ ní o inú ọkọ̀ ṣùgbọ́n òun lè má ìtẹ́sí ìfẹ́ ẹ̀kọ́ pamọ́ tó gbé ń bẹ iye ìgbàbá yìí òun mọ́ òun lẹ́pẹ́ sí tí èkìlẹ̀ tọ́jú nǹkan tí ò fi ní bàjẹ̀ kí alábúrú eléyìn kí alábúrú eléyìn náà gbogbo àwọn àpáàtẹ̀ ìwà mọ̀lẹ̀ ẹbí ìdẹ́yìn sọ ọ̀nà táà ń bá sí òṣèlú Nàìjíríà fún wa wípé ọkọ̀ọ̀kọ́ kọ́yìn sọ̀lọ́n olóṣèlú àwọn ọmọ tí wọ́n ṣe ẹ̀sìn tẹ́ ń fi kún ẹyọ́kó pípì ló bá fi kún sẹ́ ẹlẹ́sìn tẹ̀lé na àwọn ń wà ẹlẹ́bọ̀ ní wọ́n wà tí wọ́n èbò lójú tí wọ́n gíní olóòrùn-èdè okùn mẹ́ta ìṣìnlọ́jọ́ ìṣìnlọ́jọ́ ẹbọ okùnkùn mẹ́ ọ̀nà ayé rẹ̀ tó ń jìn jọ́jì ìwájú lónìí jẹ́kò sí kọ́dárí bó ṣe wá jẹ́ pé dáadáa bẹ̀lọ́dọ̀ wa mùsùlùmí tàà wá ń kó àwọn èèyàn sínú Ah, ọlọ́run ó bí wa o ọlọ́run ó bí wa o jẹ̀mọ́ra nígbẹ̀yìnbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ó ní khiyaru a'immatikum tí a bá láwọn olórí yídà tí a jẹ́ ẹ̀sànú ẹ̀sà tẹ́yìn náà wà bí ẹ̀sà aráàlù fún alladhina tuhibbunahum wa wọ́n ti sọ lúnà àléyìn wọ́n sọ lúnà àléyìn kọ́dà bí wọ́n bá ti wà nǹkan ọ̀báyìí wọ́n mọ̀ sàdúwà fún ọmọ tàn dáadé ọlọ́mọjàrò ni wọ́n ṣe ń tí ó ti wà tí wọ́n sàdúwà fún wa inú ọ̀fàrà ní yóò àwọn náà mọ́ wá sàdúwà fún ọlọ́mọjàrò ó sì ṣe o àwọn olórí ibú àwọn olùdarí yìí alẹ́bílẹ̀ tubùgidúnahum wà yubùgidúnakum ó láwọn tó pé ẹ̀yin yàn ẹ kórìíra wọn ẹ náà kórìíra yín yọ bá fẹ́ kàbọ́jẹ́t sẹ́tì rìvíù rìpọ́tù lórí ọ̀rọ̀ bọ́jẹ́t àfẹ́ kà fún àwọn olórí ibú ẹ̀ oníbẹ̀nìsà ẹ sọ fún àwọn olórí burúkú wọn nẹ́fà ẹ̀ kí wọ́n jẹ́ kí lọ́wọ́ káwọn olùsìn olè ráyè gbọ́ ẹgbọ́n wọ́n ní bàbáwé ìfẹ́ ka abúrẹ̀ lọ́la tí ó tí ń jẹ́ ìrọ̀lọ́rọ̀ ẹgbà kú ọlọ́run wọ̀n tẹ́ tàn tẹ́ bá tẹ́ ń tara ìṣọ́rọ̀ ń tẹ́ tàn ohun tí òkú síbẹ̀ náà tí ó gbọ́ láti Amẹ́ríkà ti mẹ́rẹ̀ o sáàrùn sáàt àwọn ọ̀rẹ́ Àbújá tí wọ́n ti kàwọ́jẹ́ àwọn olórin gbogbo olóòkó tí wọ́n ti kàwọ́jẹ́ ti òfò gẹ́gẹ́ ti sáà ń retí pé ìlú rẹ̀ ń bẹ̀ ọmọ ikọ́ ẹgbẹ̀ àbáwọn ẹgbẹ̀ jẹmáà olóṣèlú kí ọ̀dá o ẹni rí ni wọ́n gẹ́bà sí sọ aláàánú ni wọ́n ọlọ́kànkẹ́ ni wọ́n ṣùgbọ́n kí ló dé tí wọ́n débẹ̀ tí wọ́n bó kọmí ìkó mbẹ̀ wọ́n lọ rèé so mọ́ affected system by Allah system kan ni sọ́mọ̀ ni ẹ ti gbé sépè ẹni tó ti gbé sépè lẹ́tọ́ ní gbogbo nǹkan torí pé ó tó kọ́lọ̀ olómìnlẹ̀ olólàwà tọ́ dáadẹ́ ọwá ní bẹ́ẹ̀ṣẹ̀ e mo ti kọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn tí ó gbẹ̀kì ní ilé àlọ́wọ́ tí bí èyàn bí wà ní ààfẹ́ mọ́ a ti ti pín ààfẹ́ but gbogbo wọn wọn lónìí wọ́n ní àwọn dìbò ní okò ẹ̀sìn àwọn tó ń ti bẹ́ẹ̀ nàmbà tírí ni àtúmú mùsùlùmí lóṣèpò kìíní òṣèṣèpò kejì ajẹ́fẹ́ ẹ̀kẹ́ tàbí tó ọ̀tọ́ ọ̀tá nẹ́bí lọ̀pọ̀lọpọ̀ wa sẹ́pẹ́ kan lẹ́nu mẹ́ tó bá jẹ́ pé tọ́lọ́n tàbí làfẹ́ ṣe àwọn mùsùlùmí àlọ́lọ́run kò sí lọ ààlò ní o opportunity rẹ̀ o ànẹ́ni a máa ọmọ bẹ̀rẹ̀

man waliya shay'an min amri ummati ọlọ́wọ́ báwọ̀ ẹn tó bá fi tí nǹkan kankan nínú àmẹ́rí umma mi tó bá fi kí ní o àdúrà ọkọ̀ ọkọ̀ ní pẹ́sẹ̀ntì wọ́n máa lọ lẹ́bẹ́ tó jẹ́ pé nǹkan kankan nínú àwọn mùsùlùmí ní ẹ̀ ń kàpá rẹ̀ wọ́n ní tí lẹ́mẹ́yì gbogbo mọ́sálásí abẹ́ Buhari lọ́wọ́ tí mọ́sálásí bá wá wà lábẹ́rẹ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ mọ́sálásí abẹ́ ìtàlẹ́wàá abẹ́lábí òrùlé ẹnìkan bẹ lókè abẹ́lẹ́lọ́wà ọ̀rọ̀ ajì ọ̀wọ̀n lọ́wà ọ̀rọ̀ Ramadan ọ̀wọ̀n lọ́wà ọ̀rọ̀ zakawa ọ̀wọ̀n lọ́wà torí pé ńgbà tí ìlú bá rọrùn náà ojú yọ saka lágbàlásà ọ̀wọ̀n lọ́wà anẹ́bì ní gbogbo ẹni káwà mẹ́rin mọ̀ nígbà bẹ̀lọ́wọ̀ rẹ̀ àwọn yóò ti àwọn yóò ga ẹjẹ́ amú ti abúlé náà ìwọ̀n ni bá lé عليهم أي ضيق ọwọ́ afara ni ọmọ mi ọ̀dárọ̀ ọdẹ́wọ̀n oúnjẹ wọn máa pín ìkó ìlà oúnjẹ pẹ̀lú wọn bọ́ọ̀dù lára wọn Allahumma fashkuk alayhi ọlọ́mọdàrọ̀ wọ́n ní ìdí èmì àti ìkásàmì sí jọ́nà lọ wọ́n ti gbà ní àti ìdàyé àríkùkẹ́ díẹ̀ allahumma wọ́n yà ṣíwọ́n min amri ummati ẹn tó àbájẹ̀ ẹgbẹ́ sọ́dọ̀ rẹ̀ níwọ̀n lórí mọ́mí sáàrẹ̀ kọkọ̀ bí ọwà sí ẹgbẹ́gbẹ́ àbúrò iná ọgbọ́dọ̀ ọkọ̀ síyàwó àtàmà rẹ̀ o àní ìkẹ̀kẹ̀ṣẹ́ anything ọdọ́dọ̀ àfá àgọmọ́kẹ́ ọdọ́dọ̀ ọgàfọ́mọ́kẹ́ anything kọ́dọ̀ kọ́ jẹ́ mùsùlùmí tó ń wakọ̀ tó mùsùlùmí kọ́dọ̀ wọ́n sẹ́wọ́kọ̀ bí bẹ́ẹ̀ lọ kọ́ wá máa dáyàjá wọn

gbogbo ẹni tí ìyẹ̀kan lọ́wọ́ mọ̀ báyìí bọ́rọ̀ rẹ̀ tó wá ṣe wọ́n jẹ́jẹ́ àlọ́mọ̀fẹ́kùbì ọlọ́mọjàrò ní o bàjàrò dẹun tọ̀run ọlọ́mọjàrò ní o bàjàrò lil mas'alati jawaba ó ń kàbùkú ma pìpí àti èdáhùn pẹ́ṣẹ̀ tó ó bí kọmọ pìpí àṣàlẹ̀ látàyé ọlọ́njọ́ ìwọ ni ọba àgbà tọ́jẹ́ wípé ọ̀n darí ìgbà ìgbà Tinubu ní tó ń bọ̀ yóò lọ ìwọ òkú gbogbo lọ ń darí ìgbà gbogbo ọba jẹ́ àmà bábà mú ọlọ́njọ́ ọlọ́njọ́ àsìkò tó fẹ́ kó sí

ọlọ́run yà wọ́n àwọn tí wọ́n máa súnmọ́ tí èèmọ̀ ń tààtì jọ sinmi àtọ́nà lọ́nà sinmi ọlọ́run sún wọn máa díàlò ìdájọ́ rẹ lórílẹ̀ kalẹ̀ nísinmi o rẹ lórílẹ̀ kalẹ̀ nísinmi o wọ́n ti o ọjà ní

wàláhì lẹ́dí láìláìláwò tí wọ́n bá ní ta burúdù náà lójú àwa tí ó ń darí ìgangan la burúdù gẹ́gbẹ́ ṣe pé Nàìjíríà wáyìí ó lò sí ló burúdù olówó lọ tọ́lọ́gbọ́lọ́wọ́ ni ọ̀láìkì wa èbọ́lọ́ ọmọdé ẹgbẹ̀rẹ̀ náà sàánú láti sánà lọ́nà mi bẹ́rẹ̀ sàánú ọlọ́dọ̀ sàánú wà náà àwa gẹ́gẹ́ láìkì olówó tọ́lọ́gbà láìkì olówó bọ́rọ̀ owó sí ríkọ́ bẹ́ẹ̀ mẹ́ làwa náà àtijọba anẹ́bì ẹ̀ntọ́lọ́ fún solúsàn ni wo ìtí ìparẹ́ ìbẹ̀lẹ̀ náà lájọ́ ń káì mbẹ́lẹ̀ làjọ́nkẹ́ ọlọ́ọ̀bà dẹ́dà ọlọ́ọ̀bà dẹ́dà ọlọ́ọ̀bà dẹ́dà tó jẹ́ pé gbogbo agbára ọwọ́ ẹ̀rọ wà mẹ́jáwò pé ófò nínú ìlú mẹ́jáwò pé wà láà nínú ìlú ìwọ lọba tọ́ ọmọ bó ṣe máa yọ nǹkan kú òní obi táwọn ẹ̀rọ pé kò fi ṣe yọ ó sì yọ pàrò ní ní ọlọ́ndàpọ̀ jí á là pẹ̀lú àti o ó ti fọ́jú pọ̀ mẹ́tẹ̀ẹ́ fọ́jú pọ̀ mẹ́rẹ̀ ó ti dàrú pẹ̀lú tí wọ́n dàrú rẹ̀ nínú àti láyé àti ọ̀sẹ̀ lẹ́nu tí wọ́n èso wà lò rẹ̀ dáwọ̀ wà pẹ̀lú láyé àti lálẹ́ ìfìyàmà fi kẹ́ rẹ̀ bá wà lò ma fi ìbínú rẹ̀ bá wà lò bí hakila haula wa ujalliluhu وأشهد أن لا إله إله شهادة من يرجو رحمة ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أربعة وتضعوا كل ذات حمل حملها فترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام جعل الله سبحانه وتعالى أبانا آدم خليفة في الأرض ليفصل بين الخصمين وليحكم بينهم وكذلك أوحى إلى نبيه داود يا داود قد جعلناك خليفة في الأرض حكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله فربنا سبحانه وتعالى لا يرضى لعباده الكفر ولا يرضى لعباده المعارضة ولا يرضى لعباده الإثم لذلك أرسل الرسل وأنزل الكتب لان يكون الناس على الله حجة بعد الرسل ونبينا صلى الله عليه وسلم قد أدى الأمانة ونصحنا حتى النصيحة حتى بين لنا شرائع الله وأحكامه ولله حكمة بالغة لكن الرسول أطلع الله سبحانه وتعالى كثيرا من المغيبات كيف لا وقد جاء في الصحيح من حديث أبي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستحرسون على الإمارة وستكون ندامة يوم القيامة فنعم المربعة وبئسة الفاقمة وجاء من حديث عوف ابن مالك رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمارة أولها ملامة وثانيها ندامة وثالثها أو آخرها عذاب وخزي يوم القيامة وجاء من الحديث الذي أخذ من مسلم صلى الله عليه وسلم رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ألا تستعملني قال يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها لخزي عذاب يوم القيامة إلا من أخذها بحقها وعد الذي عليه فيها أمة الإسلام حذرنا رسول الله صلى الله عليه وسلم هذا لمن له أهلية وأهلية لمن له أهلية من كان أهلا الولاية حذره الرسول لماذا؟ كما جاء من الحديث الذي أخذه مبحوة سيئة من الحديث أبا بن عمر رضي الله تعالى عنه وارضاهما أن صلى الله عليه وسلم قال كلكم راعي وكلكم مسؤول عن رعيته وختم الصفاء هذا الحديث بقوله فأعدوا للمسألة جوابا بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يرضى لنا بحكم إلا بما حكم الله سبحانه وتعالى به وبما شرع لنا على لسان رسوله صلى الله عليه وسلم حتى لا نكون من الكافرين من الذين كفروا بنعمة ربهم عليهم بعد أن عم الله سبحانه وتعالى بهم بادرة وباطنة أمة الإسلام الإمارة ليست بسهل لذلك أطلق لنا رسول الله صلى الله عليه وسلم خيار أئمتنا وبذل شرارهم وقال من حديث عوف مالك رضي الله تعالى عنه خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم فتسلون عليهم ويصلون عليكم واشروا أئمتكم الذين تبغضون ويبغضونهم وتلعنونهم ويلعنونكم أمتنا أين هؤلاء الأمراء من حديث أم المؤمنين في دعاء رسول الله صلى الله عليه وسلم في بيته قالت في صلى الله عليه وسلم في بيته الحديث المخرج في الصحيح إذا من مسلم والرسول يقول اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشفق عليه اللهم من ولي من أمر أمتي شيئا فرفق بهم فرفق بهم وبهذا دعا الرسول فقد استجاب الله سبحانه وتعالى دعوة نبيه الصادق الأمين الذي ما كان للغيب بضرير صلوات ربه وسلامه عليه أمة الإسلام ادعوا الله أن يفتع قلوب أمرائنا ليهكموا بما أنزل الله ففي سعادتنا ففي خيرنا ولا تعاندوا ربكم وصرحوا آل العلم لأولين الأمراء بالحق ففي الصراحة راحة لكنه بالحكمة والموضة الحسنة قال الله تعالى ادع إلى سبيل ربك بالحكمة والموضة الحسنة اللهم وفقنا ووفق هذه الأمة اللهم وفقنا ووفق هذه الأمة واجمع شتات هذه الأمة اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا انزل ثمن المسلمين دمر عداك أداء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم وحي صفوف المسلمين اللهم وحي صفوف المسلمين وادمع شتات المسلمين وانتقم لعداك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وفق ولاة أمورنا لما تحب وترضى يا أرحم الراحمين اللهم اهد الديمقراطية في هذه الدولة وأحكم كتابك اللهم أحكم كتابك واتم كتابها يا رحمة الرحمن اللهم عليك توكلنا وإليك أدنا وإليك المصير يا أرحم الراحمين ولا أجر الأجلين أمة الإسلام نعلم عن ربنا سبحانه وتعالى أمرنا بأمره فكى فيه بنفسه وصلنا بملكته وخلق بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المكتوب القائل في مقلة الصلاة الثابتة من نسي الصلاة علي حتى يحصل في الجنة اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا